إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أيها الناس اتقوا الله عز وجل واشكروا نعمته عليكم إذ جعلكم مسلمين واعرفوا معنى الإسلام حتى تتمسكوا به على بصيرة ولا تكونوا عباد الله لا تكونوا مما يدعون الإسلام وهم على ضد أصول الإسلام فالإسلام يا عباد الله كما عرفه العلماء هو الاستسلام لله بالتوحيد والانقياد له بالطاعة والبراءة من الشرك وأهله هذه ثلاثة أمور البراءة من الشرك ينبغي لمن يريد أن يكون مسلما حقيقا أن يتبرأ من الشرك فالشرك عباد الله هو أعظم الذنوب وأعلى المعبقات وإذا فعله العبد ومات عليه صار من أصحاب النار عباد الله وقد قال رسول الله صلى الله عليه وسلم فيما روي عنه عند مسلم في حديث أبو هريرة قال صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تضطرب أليات نساء دوس حول ذي الخلصة وقال صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق بعض الناس من أمتي بالمشركين فعلينا يا عباد الله أن نجتنب الشرك ووسائله وندعو الله أن ينجينا منها كما دعا رسول الله صلى الله عليه وسلم ودعا من قبله إبراهيم قال الله تعالى قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni ayin Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì ni àwa ìrànlọ́wọ́ rẹ̀ àwa àforíjì Ọlọ́hun Ọba àwa àbú Ọlọ́hun Ọba àsìwá ìsọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala níbi aburú iṣẹ́ wa àti aburú ẹ̀mí wa dájúdájú ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni tí ó sírò ẹni bẹ́ẹ̀ lọ́nà o ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kankan tí ó tọ́ sọ́nà wọ́n jẹ́rìí pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo mo sì jẹ́rìí pé annabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́hun Ọba ni ó òjíṣẹ́ Ọlọ́hun Ọba sì ní pẹ̀lú ibadallah Ọlọ́hun Ọba ni ní mo pẹ̀yìn gbogbo ọmọ

tẹbá ń ṣe lè yàn lọ́wọ́ bá yíò mọ́ bá yí tún àwọn sẹ́yìn ṣe yóò sì máa foríjì àwọn àṣìṣe yìí ẹni sí máa ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá àti tòjíṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló ti jẹrẹ èrè tí fi ń gẹ jùlọ lẹ́yìn wá gbaná èyí tí fi ń dájú nínú gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bá ni gbogbo anù síré o ma ń sọ ni tí ń sé dèrò náà ni fayá ra'akumullah ẹjíká payọ ọlọ́wọ́ bá ibadallah ẹjíká dúpẹ́ fọ́lọ́wọ́ bá lórí àwọn dẹ̀ra rẹ̀ lórí wa ìdẹ̀ra islam pẹ̀lú pé ká mú islam yẹn lọ́kùnkúdùn pẹ̀lú pé ká kọ́ kí ní islam yẹn gangan ká má wà nínú àwọn tí ó kà máa islam lásán ni ṣùgbọ́n iṣẹ́ wọn ìṣesí wọn ìdàkejì rẹ̀ ni nínú àwọn májẹ̀mú tí yíò fi jẹ́ mùsùlùmí àbíbáwọn afá tí ẹ̀ ṣe sàlàyé pé kí ní jẹ́ islamu gẹngẹ òun náà ni alistislamu lillahi bi tawhid ìjùpájú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́wọ́n bá pẹ̀lú pé kó ṣe pọ́lọ́wọ́n bá nìkan lèyàn jọ́sìn fún walinqiyadu lahu bi ta'a àti kíyàn máa tẹ̀lọ́lọ́wọ́n bá asíọ́lọ́wọ́n bá kíyàn máa gbọ́rọ̀ sọ́lọ́wọ́n walbara'atu min ash-shirki wa ahli àti kíyàn bọ́kwá bọ́sẹ̀ kó ń bí ẹbọ àtàwọn ẹlẹ́bọ ibárọ̀lá ìbọ́kwá bọ́sẹ̀ kó ń bí ẹbọ àtàwọn ẹlẹ́bọ májẹ̀múkà tó ṣe pàtàkì ní o tẹ́yàn ó fi lè máa jẹ́ mùsùlùmí tí ò ní ṣe pé yíò kà máa claim islam láyé ń bí o tó dáwà dògbò ọgbẹ́ndé lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe pé sáfù àwọn ẹlẹ́bọ lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ni ó tọrọ ẹni bẹ́ẹ̀ si. عباد الله ذلك هو الخسران المبين إليهم قنقل وفوتوها قيري so إليهم قنقل وفوتوها قيري عباد الله تبوا ملي النبي صلى الله عليه وسلم وتي صفوانين وراري النبي صلى الله عليه وسلم سقي لا تقوم الساعة ìgbéǹde òní ṣẹlẹ̀ o Ànábì ní ìgbéǹde hatta tàdítọ́rìbò alayatu nisa idaus títí tó fi ṣe pé àwọn obìnrin daus yana kan nínú àwọn ará yemen ni wọ́n ma lọ wọ́n ma lọ wọ́n ma bọ̀ haula dhilkhalasọ oníbi òsà dhilkhalasọ annabi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ òsà dhilkhalasọ yìí annabi sallallahu alaihi wasallam ti wó nínú àwọn òsà tán nabi hadamani nígbàtí Ọlọ́run bá ṣe fatihu fa annabi anábi ran Jarir ibn Abdullah ní pé kó lọ wó ère yìí ó sì lọ wó anábi sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa pé ìgbéǹde ò ní ṣẹlẹ̀ àyàfi kó ṣe pé ère yìí àwọn èèyàn padà máa bọ́ padà fala hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim anábi sallallahu alaihi wasallam fi èrè ń bọ̀ táwọn èèyàn padà ń bọ̀ wá bọ̀ òkúta ayé àwọn èèyàn náà padà ń bọ̀ wá tí wọ́n sì máa pèrà wọn ní mùsùlùmí ibadallah anábi sallallahu alaihi wasallam tún sọ pé la taqumu sa'a ìgbéǹde òní ṣẹlẹ̀ àyàfi kó ṣe pé àwọn àjọ kan nínú àwọn alùmọ̀ wọn ó kóra wọn papọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́bọ wọ́n sì máa gbogbo nǹkan táwọn náà ń gbogbo nínú ètè ṣeitọ́ọ̀nì láti sẹ́rí wa kú níbi ẹ̀sìn Ọlọ́run Ọba láti fẹ́ gbé wa àtàwọn àrọmọdọ́mọ wa kú lórí Islam àwọn annabi Ọlọ́run Ọba máa ń páyà fún wọn ni bẹ́ẹ̀ sì ni wọ́n máa ń páyà fún àwọn ọmọ wọn àtàwọn àrọmọdọ́mọ wọn Ibadallah torí pé òfò ni kíyàn kú ní kèfèrí fa òfò tó ga jùlọ téèyàn lè ṣe kìí lose billions of dollars nínú business bẹ́ẹ̀ sì ni kèése kíyàn pàdánù ìyàwó àtọ́mà ìbádọ́lá òfò tó ga jùlọ tíyàn lè ṣe òun náà ni kíyàn kú lórí ẹbọ o kíyàn wá lọ mẹ́lẹ̀ pé ẹbọ nǹkan tó máa ń bẹ̀rẹ̀ ní kékeré ni bọ̀ táwọn èèyàn bá padà paná rẹ̀ ṣètọ́nù yóò padà jẹ́ kó gúrò ìbádọ́lá in tó máa bẹ̀rẹ̀ ẹbọ ìpáwọn nínú ẹ̀dá ọlọ́wọ́ba àwọn ọmọ annabi adama èyí tó bẹ̀rẹ̀ bọ ìpá àwọn èèyàn dáadáa lé ní o tọ́lá àwọn èèyàn kú nínú àwọn àjọ annabi Nuh àwọn èèyàn kan kú àwọn èèyàn tán jíyàn rẹ̀ wọ́n wò pé á àwọn ènìyàn yìí tíráì púpọ̀ wọ́n tíráì ni pé á ẹ jẹ́ káwọn mọ̀ èrè ẹwọ̀n pé bí wọ́n ṣe máa ń he achieved a lot ní pé àwọn achievement re po gan so ní pé àwọn achievement re o po o buhaya so to ní awon àwọn achievement yi po o buhaya àwọn nǹkan to se ninu ọ̀rọ̀ aye ni so n'inu nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹjẹ́ amẹ́yẹrẹ fun so wọ́n amẹ́yẹrẹ fún wọn ibádàlá wọ́n sì padà bẹ̀rẹ̀ sí ń bọ wọn ibádàlá ẹjẹ́ ká sọ́ra àwọn ọ̀nà táà ní gbàlérò àbítà àti ẹ̀mà ni ṣètọ́nù tí ń pláàni kalẹ̀ báyìí fáwọn àrọmọdọ́mọ tí wọ́n padà fi ṣẹbọ ìbádọ́lá in tí a fi gbúdọ̀ máa jìnà sí ni ẹ tí ẹ bá ń sọ fún wa pé a ní ẹ má fọlá tọrọ mẹ́ ẹ má fọlá tọrọ mẹ́ ẹ má lọ máa sàdúwà ń di sàárè mẹ́ gbogbo àwọn kan ìbádọ́lá káwọn àrọmọdọ́mọ wá fi lè rí ìsìlámù sí ni bẹ́yàn bá fi tẹ̀síwájú lórí kó máa fọlá tọrọ yẹn àwọn àrọmọdọ́mọ gbogbo àwọn tó ń fọ́lá àwọn tọrọ yẹn wó padà máa bọ́ wọn tó bá padà dójọ́ kẹni kíyàn pé Ọlọ́run Ọba tààrà bákan náà ìmá lọ sàdúwà bí sàárè ìbádọ́lá bí yẹn bá ń sàdúwà ń bẹ́ tó ti pọ́lọ̀ Ọba náà ní ń bẹ́ kò dẹ́lẹ́bọ́ tí yẹn bá sàdúwà bí orípa kan ni láti dẹ́lẹ́bọ́ orípa kan ti máa ń padà súyàn débi ẹbọ ni in tí ò fi tọ́ nìyẹn in tán nabi sallallahu alaihi wasallam fi kọ́ fún wa nìyẹn nípa ká má ṣe so nítorí náà ibadallah gbogbo àwọn nǹkan yìí èyàn ní sàkíyèsí rẹ̀ so mọ̀ sọ fún wa pé à ká má mèrè ká má yàwòrán gbogbo àwọn kan báyìí tán nabi sallallahu alaihi sọ fún wa nípa àwọn kìíní yìí ni ó ní pé annabi ibrahim alaihi salam àti annabi wa muhammad sallallahu alaihi wasallam wọ́n ma ń bẹ Ọlọ́run ọba àwọn annabi Ọlọ́run ọba nìyẹn wọ́n ma ń bẹ Ọlọ́run ọba kó là wọ́n kò ń bí ẹbọ annabi ibrahim ń bẹ Ọlọ́run ọba pé wàjúnúbù ni wà bá níyà anna abudal asnam Ọlọ́run ọba gbémi jìnà àtàwọn ọmọ mi gbémi kó ń bí àwọn eré rabbi innahunna adlalna kathiran minan nas olúwa mi a àwọn eré yìí mà sí àwọn èèyàn púpọ̀ lọ́nẹ̀nù nínú àwọn èèyàn bákanáà nábì wa muhammad sallallahu alaihi wasallam anábi a máa bẹ̀rọ ọba kún bí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́wọ́ ba ibadallá àwọn nábi ọlọ́wọ́ ba lélé ifá àwọn nábi exception sọ́rọ̀ ẹbọ in ta fi máa rìpítẹ̀ ní ibadallá tó fẹ́ dà pé wàhálà pọ̀ lórí ẹ̀ àwálà gbúdọ̀ wọ́lá gbúròpọ̀ ibadallah ẹni tíyàn bá nífẹ̀ẹ́ tíyàn bá dẹ̀ mọ̀ pé responsibility wà lórí ẹ̀ gẹ́gẹ́ bí responsibility ṣe wà lórí olórí lórí àwọn èèyàn lórí àwọn tó ń tẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni responsibility wà fáwọn tó ń tẹ̀lé lórí olórí wọn ibadallah èèyàn gbọ́dọ̀ fi irú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́ o èèyàn gbọ́dọ̀ máa pè wọ́n sí ẹ̀sìn Ọlọ́run bá tó tọ́ ni ẹ̀sìn òdodo èèyàn gbọ́dọ̀ jẹ́ wallahi ìbúkọ́dà bẹ́yàn báwọn èèyàn jà sí láyé in ti ma ń ká ìlòmí lára nù pé ah, wallahi kò sí tí a fẹ́ ń gbà ń bí kíní kíkí a má fi dẹ́lẹ́bọ náà ni káwọn èèyàn má fi dẹ́lẹ́bọ ni kò sí kankan tí a fẹ́ gbà ara bẹ́yàn bẹ́ ìdákẹ́ lónìí kò sí kankan ọlọ́wọ́ba subhanahu wa ta'ala obi wa nípa gbogbo ń tàn sí so nítorí náà kò ó bùkátà pé gbogbo ní tàbá nífẹ̀ẹ́ ṣe rí minimum tẹ́yìn ó ti ẹ̀ fi rí bí jàre fún lọ́dọ̀ ọlọ́wọ́ba òun náà ni pé kó mọ́ kó sẹ́bọ ìbáraláà gbogbo ẹni tẹ́yìn bá nífẹ̀ẹ́ ẹ dì í mọ́wọ́ lónìí gbogbo ẹni tẹ́ bá mọ̀ pé nífẹ̀ẹ́ nú àwọn èèyàn ẹ má jẹ́ wọn sọ bó jẹ́ tẹkún ni bó jẹ́ tẹ̀rín ni kéèyàn bá wọn sọ Ibadallah gbogbo ẹni tí yẹn bá nífẹ̀ẹ́ tí yẹn mọ̀ kún èyàn nífẹ̀ẹ́ rẹ̀ nítòótọ́ o tí yẹn mọ̀ kún èyàn nífẹ̀ẹ́ rẹ̀ nítòótọ́ wallahi èyàn ó sapá gbogbo èyàn ó sì gba gbogbo tó bá ní ẹrù ẹbọnú èyí tó yẹn ó sì gba lọ́wọ́ rẹ̀ ni o bí tẹkún tẹkún ni ni ó inna allaha la yaghfiru an yushraka bi ọlọ́wọ́ bó ní láíláí foríjì kí yẹn sọ̀rọ̀ ń pẹ̀lú ọlọ́wọ́ bá wa yaghfiru ma duna dhalika liman yasha a ma n tí ó bá tó bẹ́ ọlọ́wọ́ bá foríjì ẹni tó bá wù ẹwọ́lá ọlọ́wọ́ bá fa ẹwọ́lá ọlọ́wọ́ bá ẹwọ́ òfin ọlọ́wọ́ bá ẹn tó tẹ́bá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pé à èwo ló burú jù sẹ́ni tí ń bá ya rẹ̀ sùn ní àbẹ́ni tó ṣe pé ń bọ wòlí ń bọ sàárè ẹ̀rà àwọn èèyàn tó ní àà ìwọ́n ṣe báyẹn pé ó súnmọ́ ya rẹ̀ à ẹ̀ṣẹ̀ láńlá bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ láńlá kódà ẹ̀ṣẹ̀ tí ó rùn yẹn ni ẹ̀ṣẹ̀ tí ó tọ́lọ̀ wọn bó fi sẹ́bi léyàn ni ṣùgbọ́n ibadallah ẹni eléyìn ẹ bó bẹ́ kú lórí ẹ yóò máa padà wàljanna Ọlọ́run Ọba tí ó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba eléyìn tí ó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba kódà bọ́lọ́run Ọba bá fẹ́ fìyà jẹ lórí tó ṣe yẹn yóò padà wàljanna Ọlọ́run fa àmẹ́ni tó ṣe pé ó kẹ́ ń pé ṣéèkì lásán

tẹ́yàn bá fẹ́ kọntínú pẹ̀lú ìjọmọ̀ ya yẹn lọ́dọ̀ Ọlọ́run Ọba nínú aljanna tó rásìpẹ̀ fúnra wá lára àǹfàní nìyẹn tẹ́yàn kíyàn lẹ́ni tí kíyàn lọ́rẹ̀ ẹni tí ẹni tọ́lọ́run bá bùn lọ

bíyàn bẹ́ ikú lórí ẹ ó ti tán kò sí kàkàtẹ́ tó fẹ́ ṣe mọ́ tó bá fi kú lórí ẹbọn ó ti tán pátápátá kò ní hope kẹkẹ má lọ́dọ̀ Ọlọ́run Ọba ibadallah in tó fi fa ní ẹkẹ́ a nídi láti máa sọ wallahi a nídi ẹ̀ ah kódà kò ẹ̀yìn ò sọ tó tó ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله رب العالمين أمر بالتوحيد في الدين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه والتابعين له بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا إبار الله الله سبحانه وتعالى warns us in the Quran and Allah subhanahu wa ta'ala threatens us that we should never ever join in the worship of Allah subhanahu wa ta'ala anything in the worship of, of Allah فَلَا تَدْعُ مَعَ اللَّهِ أَحَدًا do not worship anything or call anything with Allah Ibad Allah and this is the wasiya of the prophets the Anbiya'ullah the prophet of Allah this was their uh, their will to their people that they should worship Allah alone and they should not associate anything in the, in the worship of Allah. Allah subhanahu wa ta'ala says, وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ Ibrahim has, uh, uh, advised his sons with it, that they should worship Allah alone. وَيَعْقُوب Why? Because Ibrahim, he has witnessed, because the father of Ibrahim, he was an idol worshipper. Ibrahim witnessed how idol worshipping breaks family how it separates between believers and how evil it is that they were willing to kill their own son Ibrahim. So Ibrahim saw how evil it is. Nabiullah Ibrahim alayhi salam. So he was warning his own sons that do not do not ascribe anything in the worship of Allah. Wa Yaqub, the same thing with Yaqub. Ya Baniya, he called his sons. Inna Allah astafa Allah has chosen the religion for you. Do not die except that you are Muslims. That is the meaning of what we say every khutbah. Do not die except that you are a Muslim. Ibad Allah, wallahi. It is not by claiming Islam. لَيْسَ بِأَمَانِيِّكُمْ That is what Allah subhanahu wa ta'ala says. It is not by what you will or want. It is not by what you will or want. So it is not by claiming Islam. It is not by people calling you a Muslim. Wallah, it is not by people calling you Imam. If, if, Allah, if you get to the front of Allah, and Allah does not find a person to be a Muslim, The person has indeed lost. That is the greatest loss, ibad Allah. So the only way we can assure ourselves, even if we are sinners, this is not to endorse, endorse sins, wallahi. But if a person is even a sinner, Wallah, the only way, the only insurance you have in front of Allah is don't ever, ever commit shirk with Allah. Don't ever, that is the basic minimum. Don't ever, ever commit shirk with Allah. But unfortunately, it is easier for people to commit shirk even than to sin. People commit shirk more than they sin. About Allah, this is from the telebis of shaitan. This is from the deception of shaitan that he wants to get us into what we will what will never make us deserving of, of the, the, mercy of Allah. Allah, how many people are those? That they will come to Allah with mountains of sins and Allah will forgive them because because of La ilaha illallah. Because of La ilaha illallah, Allah will forgive them. But how many people are those that they will come to Allah subhanahu wa ta'ala on the day of judgment? With mountains of ibadah, salah, zakah, every form of ibadah that you can think of. But Allah will not accept a single one of it. Why? Because they committed a single shirk with Allah. وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ And we will present everything that they have done of goodness. فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا And we are going to render everything into dust. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم توفنا على الإسلام يا رب العالمين اللهم توفنا مسلمين وألحقنا بالصالحين اللهم أمنا في أوطاننا اللهم انصرنا في بلدنا نجيل يا رب العالمين اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا اللهم ول علينا من يرحمنا من يرحمنا فيك من يخافك فينا ولا ولا يعذبنا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد